المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى جعل النساء شقائق الرجال وأمر الرجال بالإحسان إليهن وكيف لا ثبت عن رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى يرزقنا ويزيد في هذا في رزقنا وينصرنا بإنفاقنا وبإحساننا إلى من هو دوننا من الذين جعل الله سبحانه وتعالى أمورهم في أيدينا صح عن رسول الله صلى الله عليه وسلم قوله إنما تنصرون وترزقون بدعفائكم فإذا بدأنا نتكلم عن الخلق لا بد من تبيين بعض المسائل مما كان الناس يؤذون النساء في هذا المجال وكذلك هذا الإيداء قد يعدي إلى أمور قبيحة دنيئة ما الله بها عليم أمتنا نهى الله سبحانه وتعالى الرجال عن العضل بالنساء والعضل هذا له صور كثيرة ولكن الخلو هل يجوز عوضه بغير مال الخلع هل يجوز عوضه بغير مال وكذلك ما الحكم إذا عضل الرجل امرأته, امرأته إلى أن تخالعه أراد الرجل أن يضيق على امرأته فلما قضى بينهما الحاكم عبت المرأة أن تخالع وعبى الرجل أن يطلق والأمور غير مستقيمة بينهما فما الحل وحول هذه المسائل ندور في هذه الخطبة المباركة ونسأل الله التوفيق أقول فرما باردة تسوان مسلمين أن ترى لكون كلاة قريفان النبي صلى الله عليه وسلم ẹni ọba dẹ́dà rán láti máa jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ń sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará lé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwa náà ní gbangba alìkíyàmọ̀ pẹ̀lú àwọn tọ́ọ̀bà kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹ̀yẹ ń sọ́ọ̀bá tòótọ́ mo ń fi àsìkò yìí rọ́ra mi tí ìbẹ̀rù Allah subhanahu onáni àsọ̀lẹ̀ tí ń sọ fáwà náà ká fi ìbẹ̀rù ká sọ di gàgá láàrin àwa àti ya ọba dẹ́dà àwa ń bẹ nínú àdáni kẹsẹ̀ rẹ̀ àtẹni àtẹyìn ìbẹ̀rù tòótọ́ tí ó sì wá láǹfààní láyé ń bí àti ní gbangba alìkíyàmà ni ìmá ṣàlàyé ìmọ̀ ọba dẹ́dà nípa àjùlọ tó gbé fún àwa ọkùnrin lórí àwọn obìnrin ṣùgbọ́n bí àjùlọ ìṣe pọ̀ tó ọba dẹ́dà ó kéta púpọ̀ fún àwọn obìnrin wípé a gbọ́dọ̀ bù wọn sí wípé a gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́ ní ìjẹ ẹ̀dógún òun náà ni ìparí ẹ̀yòkú lásàlàyé ní ìjẹjọ wípé ìgbà obìnrin ilẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ nke pé tí ń jẹ́ húlúrù o náà ni ìbọ́sọ ìjẹ́ ìyàwó lẹ̀ fún ọkọ ẹni ṣùgbọ́n kì wá lọ lásán mẹ́lẹ̀ lọ lásán yìí ìlàfíà sọ̀rọ̀ tó fi lè ara àtàdásí ó ní ìwádù in tí mo fẹ́ fi ra ẹ̀mí mi kó níbi abúrútí mo rí lọ́dọ̀ ọkùnrin dúkìá yìí tàwà ń sọ yìí ṣe bẹ̀bẹ̀ ni kọ́ jẹ́ owó ìwádù lùkúlù hal yajuzu an yakuna ghayra só lè jẹ́ tí èso owó ilóbìnrin ó fi sí bọ́ aṣọ ìjẹyàwó lẹ́lọ́rọ̀ ọkùnrin fara ni obìnrin obìnrin orí ìdùnnà kò sì ní owó tó fi lè gbára rẹ̀ kalẹ̀

tí ọmọ ìpínlẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní ti Yorùbá gbálérò tọ́ọ̀kà fi envelope wọ́n wà wọ́n 500 naira 200 naira wọ́n lè wá bí márùn tọ́ọ̀kọ̀ ọbẹ̀ 1000 owó orí obìnrin yẹn sì mú kúrò lé wọn ẹni igbó orí rẹ̀ lẹ́m̀bẹ̀ ebí ẹ̀kẹ́ gbogbo ara yòókù lẹ̀kẹ́ máa mórí lọ ìtumọ̀ wípé ìgbọ́ọ̀sì iye ibẹ̀ nìsinmi wá wà tán ní ó ti yàtọ̀ ní owó orí ọkọ̀ ìkan bẹ̀ tí wá ti á rówò wọ́n wà kó bóòdì wọ́n wà náà òkè báyìí ó rẹ̀ ó àtọmọ wá fún yóò ni ẹ̀tọ́ obìnrin tóbìnrin

sọ̀dùkọ́tìhìnà níhlatan faridatan ẹ fún àwọn obìnrin ní in tí mo pè ní tẹ́fì sọ abẹ́ wọn dẹ̀tọ̀ fún dẹ̀dẹ̀ sí ni tó bí bá gbàtán só ló ní àbọ́kọ àbí bàbá rẹ̀ mẹ́sàráyẹ̀ ò lè àfáà ní bàbá rẹ̀ lónìí

ìkàkà fọ́ ma sọ bá ń jọ ákìlù ṣe bí o ti fún ní àlásìkò tí fẹ́ ń jálọ̀ tí fẹ́ ràn ṣe bí o ti fún ní ẹ̀bárù rẹ̀ ọkùnrin gò ní tí ìdá obìnrin ọkọ̀ kọmọ̀ wa inú ní wa jẹ́ àmìnà ní sẹ́rùn sáàdì àsáìdì ta'ala àrùn àrùn ọ̀fúnmá sáàdì láwọn wọ́n rọ̀ فجاءت امرأة أبنك بدي قل يا رسول الله يا النبي جئتك annabi لك نفسي النبي موابونني àwọn ìyàkọ́ mọ́ wá fìra mi àwọn ìyàwó ní ọlọ́run pa ọ̀rọ̀ tí ń sọ ọwá wo obìnrin fún mọ̀ tọ́tọ̀ àrọ́ àṣàwọ̀ àrẹ́bí wá sórí báyìí ní sórí ẹn tí rú obìnrin bá wùí lèmi ọmọrú wímánì táwà wá ní o obìnrin tẹ́ yọjú lé wọn wọ́n wá gbà fún ọkọ orí kẹjọ sọ̀rọ̀ Ah, ah, ah, eh, sísà ẹ́kọ̀yìn <laughs> eh, ni o ẹ̀kọ̀yìn bíbínẹ̀ sí kọ̀yìn ẹwà jọ ń kọ̀yìn sọ̀rọ̀ pẹ́pẹ́ eh, kò nídì kí ń gbọ́ òyìn òyìn ọ́ fún mi pé ẹ̀ búrẹ́wà ẹ́ fàyìn tí náà wọ ẹnu ọ̀nà wa ó pé yẹ̀

ẹnìkan a ní sàhábà kò yá Rasulullah in ya yakun laka fiha hajjatun fazawwijniha anábì èmi olóbin lè kí ní ọjọ́ bẹ́ẹ̀ pọ́bù bí ọba wọ́ o sì dé mi ọ̀fẹ́ fẹ́ fún mi obìnrin wọ̀ ló ń gbọ́ ó ọlọ́n ni kí lọ wá ní tó ó ní ní ó dé padà kò ní ǹkankan ó ń ṣe ọlá ní lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọ́sàlẹ̀ bí moróbin tó wù mí ẹ̀dàkùn ogun tó kọlùwọ́ ọlọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kò ní ǹkankan min jẹ́ panda wà lọ sọ kòró ka mọ́wá ẹ sọ fún gbogbo àwọn ẹlẹ́ entertainment oye sí àfá oníkíni ẹwọ yóò mú yàwó yàwó lọ ndè pọ́kọ náà gbọ́n yá àgbà yẹ́rìngì lọ́wọ́ ọkọ yóò lọ rọ́bà yàwó yàwó kìbọ inú ọwọ́ wípé nínú àdíṣà tẹwẹ́ eh, alẹ́fò kásíra yìí lọ́wọ́ ṣùgbọ́n kéè ṣe pé ìtumọ̀ pé ká mọ́fẹ̀ yàwó mi o káwọn ní ọmọ ìsìra yìí lọ in tí ń dùn wá àti wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n wá rí pẹ́lẹ̀ tí mọ́ wọn wọ́n wá ń dá ìmẹ̀ẹ̀sìn gbogbo àwòrán náà ìyá aláìyẹ lẹ́já lè ṣe ìyàfà ẹbọ̀ fún bí o ń bí jíyà lórí wá o níjọ jíjẹ níjọ àìríjẹ níjọ òjò níjọ àrùn níjọ tó yọ́tọ̀ sí ẹlá ìyẹ lẹ́já lè sọ gbẹ̀ àmìdàjú ẹ̀sìn lẹ́jẹ́ abìyàn kí èyí ọpẹ̀ láfàkọ́ máa la ẹnu ẹ̀nú àsìkò yìí wípé austerity ti bẹ́ Nàìjíríà ọkọjá kẹ́mìkọ́ mọ́ sí wá sí fún ẹwà abúlé ìpè sí ráìsì ìjọ kérésì o ní ó tí ń bọ̀ aláìmá tí ń sọ o aláìmá tí ń sọ tọ́rọ̀ nú èyàn tó tó bẹ́ẹ̀ sí ló no ẹ̀sùn nú yóò tún dùn pọ́npọ́ ni èyí tẹ́ bá rí tí àlọ́dọ́ rẹ̀ ọ fi ń jáwò èèyàn láyé ní ọ̀rọ̀ yóò yàkún gbági ìbòrò wọn yóò rúwó fi sùsùká tí a ti ń sọ́rọ̀ nípa grámà bí a to z lọ́dọ̀ èyàn léèbò ayé lẹ́rú wọ́n ṣe fún fọ́má gọ́ọ̀nà wa náà nígbà ọ̀kan láwọn sọ jáde adúmọ̀bí sọ èmi náà ṣe jihadi mọ́ orí kùránì èmi náà orí kùránì ó sì dọ̀gbọ́ fún bàbá ni zẹ́zẹ̀lẹ́zì ẹ̀yìn orí ìjọ ọ̀sẹ̀ ìtìlọ́wọ́ ẹ̀kọ̀gbọ́rọ̀ jàmọ́ ọba ìbọ́ pẹ́rẹ́ ayé ìfọ́ nìyẹn àwọn nù wọ́n sì bọ́ta wọ́n mú máìkì wọ́n ma wá bú àwọn àfẹ́ẹ̀sì tí ó lọ jìyà nítorí kí umọ̀ mọ́bà wà ní àwọn àfẹ́ẹ̀sì tó jẹ́ pí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gbogbo tí ó gbé iṣẹ́ wa kúrò ní títí ẹ méje sún òfin bá wa ló wọ́n rà ní kẹsì rẹ̀ kòróòká sáàlù tó gbàdí fi wá ó lójú ẹ̀ṣẹ̀ lọ bá ní à ìzáàrù mi asọ̀sọ́rọ̀ náà ẹwọ kan ni o kò ní ìdáhù ìdáhù lè gbọ́n wà lókè pàápàá sáàmù wọn sọ jọ́nà ìpẹ́ aṣọ tó mọ̀ ní tó dúkìá tó nírè táà bá gẹ́ ẹ e méjì kò lé tó lọ́mà kò lé tó bèèrè ń gẹ bó bá jẹ́ pé ẹsá gẹ́ ń fẹ́ ilé náà ni ó ṣọlọ́wà ní ọ̀dá fásọ̀rọ̀ rẹ̀ lẹ̀ hal ma kashif min al-Qur'an sọ hàn kankan ah, ni kò burú wá lọ́rin kọ́ ọmọbìnrin ní gbogbo súrọ̀ tó hàn fi yíò náà ṣe sọ̀dá kiri zawajinaka ha bima ma'aka minal Qur'an ni wáyà mi an kahtuka ha bima ma'aka minal Qur'an asọ́dìyàwó rẹ̀ látò nílọ pẹ̀lú gbogbo ń ní Qur'ani ìkọ́ ọlọ́ọ̀kọ́ márùn-ún yóò òun fẹ́ gba 50 million tàjọ agri ìwà tí ní báyìí o ṣùgbọ́n insha Allah nígbàtí a bẹ̀yẹ kó sí mẹ́wàá gbẹ̀yìn Ramadan máa fún ọ tó bá tó bèèrè lọ́rùn a máa kọ́ lẹ́n gbèsè níbi tọ́rọ òde tí kò sábòsí di gbèsè tó rẹ̀ tí sí méjì

sáwọn àfá àti àn tó gbáyàwó yàwó mú tí ń bá di òka oní ọmọ sọ̀rọ̀ márùn kí ló jù bá lọ nígbà àṣà ìtọ́ ó sì sẹ́ẹ̀tì wọn ó fi àwọn alága àdúó alága àbẹ̀rẹ̀ ó fi rú ọ̀sẹ́gbẹ̀ kan bí ọkọkọ si, ṣe prógámù sàájú wọn ọ̀ràn bí wọ́n ṣe lẹ́yìn wọn wàhálà kí náà ni àní tí ẹ fẹ́ sọ àwambọ̀ obìnrin ìǹkẹ́ ìǹkẹ́ ẹbí lódi tó ń da orí ọkọ ọrú tí ò lè fòbìnrin lẹ̀ títì sí ìyájóbe torí pọ̀ ti mọ̀ pẹ̀ in tí mo fún ọ ní ọ̀dà padà ha ṣe wá lè fara ní láìkọ̀ kó fi dá padà àwọn bọ̀ bẹ́ lọ́tọ̀ o là ń ní abdìlú abdìlú oníṣúwar ìtàkọ́fẹ́ fàyọ tó bí ó sì yọra rẹ̀ lọ fún owó ni ọgbà lọ́wọ́ ọkọ̀ 50 million kò ṣòwò ìlọ́wọ́ rẹ̀ só lè fi máa ń fà àǹfààní kan sí kejì tí è ṣòwò só lè fi rárẹ̀ ìkalẹ̀ tó ọpọ̀ ẹ̀mẹ́ owó tó fi àfọwọ́ jẹ́ rẹ̀ kò bú ọmọ mẹ́fà ni mo bí fún yín ẹ̀kọ́ 125 ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ bùkátà àwọn fún mi àti wọ́n kẹ́kọ̀ọ́ àti wọ́n máa jẹun àti wọ́n máa mú ma ma gbé mo fi ṣe kúlù ní ọlẹ́tọ̀bẹ̀ bákan náà tó bèèrè bá lóyún nú à ah, ọlọ́run bá dákan mọ́ fi ìbínú rẹ̀ gbá wa mọ́ gbogbo ń dá ń sọ yìí sọ yẹ kọ́ máa jẹ́ tuntun létí wa nú ẹ̀sìn wa tó sì gbẹ̀ pé déètò dé ń tàǹsẹ́ ni lọ́wọ́ ọ̀ká tó mọ̀ mọ́sílásí tọ̀láàkù tó ti sẹ̀lọ lọ́lọ́mọ yìí lọ́wọ́ ọ̀ká tó mọ̀ mọ́sílásí obìnrin tó ń kálùkù ti palẹ́kún ọlọ́lọ́mọ yìí ìfìyàjẹ́bí ẹlòmíràn mọ̀ pé ẹ̀fẹ́ sọ nǹkan kan pa wọn dandan ni o èyàn ma náwó lè lórí títí tí èbí ma o ọlọ́ni wa in kunna ulati hamlin fa anfiqu alayhinna hatta yad'ana hamlahun ó bí tẹ́ẹ̀sì láẹ̀fẹ̀mẹ́ tó bẹ́ẹ̀ jẹ́ pọ́yún ó lé aláboyún bóòdé ó tún síìsì ATM card ẹ̀ wo kọ́kọ́rọ̀ kitchen òwe ilé àti ẹ̀kọ́ tó bá mọ̀ pọ̀ sì kù sínú lẹ́tọ̀ fẹ́ mẹ́ jẹ́ o olùlọ́mọ́ lọ tẹ́tàlájá o olùrùn pọ̀pọ̀ fi kọ́ra o ṣùgbọ́n pẹ́lá tàkò mí ọ̀sẹ́ lè bó àwambọ̀ tó bèèrè bá wá lóyúnú tí ara tó kọ́ fi ní ìwà pọ̀ ọwá fẹ́ bọ́ aṣọ ọ̀jẹ̀yàwó lẹ́lọ́rùn só lè fi ìnáwó onú oyún sí Naam bẹ́ẹ̀ni. Kúlúrù lè wá pẹ̀lú owó, ó sì lè wá pẹ̀lú àǹfààní. Ọdá kò burú, ẹmú ilẹ̀ mi tí ń bẹ ní Basọ̀rún five plot tó wà lójú kankaná mo fi jẹmáà gbogbo ń tàn sọ yìí táà bọ́rọ̀ lọ rùgbọ́ ọkùnrin gẹ̀rọ̀n kí ń pẹ́lẹ́ ó ń kálukú kíyàwó rọ̀ fẹ́ sí kúrò nìsìn kọwàá dá kọ̀ntọ́fẹ́ gbà lọ́wẹ́ táyìlì máa gbọ́ pé ẹ̀ tí wọ́n fẹ́ túnkọ̀ àfáàrí sí àti yọjú ọ̀rọ̀ márù ọ̀nà wọ́n ti yọjú rẹ̀ òṣìṣẹ́ márù fún olóòṣẹ́ márù fún àbúrò ẹ̀kọ́ wá fi tíkọ̀ pé ìlú ni wọ́n fún iná àdìjọ sọ́ọ̀tì jẹ́ wọ́n tó fi bára yín lò ọ̀dà torí nígbàtí Umu Sulaym tó jẹ́ ìyá Anas tó fẹ́ fẹ́ àbútọ́láha kí ni ń tẹ́sàm sọ ó bèèrè yìí ó ní ọfẹ́ ẹfẹ́ mi èmi ti gbàslámù wọ ìgbàslámù ṣùgbọ́n tó ọba lè gba ìsìlámù máa sì fi ìsìlámù mi tí mo ṣe máa fi ṣe máa rù mi ìsìlámù tó gbáun ẹ máa wo àwọn obìnrin tó wọ́n pé pọ̀ àwọn obìnrin tí a ma tí a ṣe in gbà nkankan ṣùgbọ́n tó ọba lè bí mùsùlùmí ìdí mùsùlùmí rẹ̀ mo ti sọ di márù mi wọ́n ti sọ fún tàbí gbogbo alìkìyàmà gbogbo obìnrin tí bá ń kó tó fi ṣe márù rẹ̀ kalẹ̀ òun lè lẹ́fẹ́sìn pẹ̀lú ọ̀sẹ́ tí márù rẹ̀ ó tóbi tó ti wú mùsùlùmí ẹ̀ kí ló tó tó ìsìlámù ẹwà mọ́ ẹ̀mọ̀ ẹ̀lọ́run direct àti indirect gbogbo tí ọkọ rẹ̀ ṣe pátá nínú ẹ̀sìn tó jẹ́ ládá déédéé rẹ̀ wọ́n bí ẹ̀nì kọ́bọ̀ lọ́kẹ́rẹ́ obìnrin okùnrin ló dìdì jọmá à ń sọ ilé ọlọ́run fún obìnrin kọ̀ọ̀kan sí bí àgbọ́yé rẹ̀ bá ṣe nísọ̀bà adẹ́dà bá ṣe wì lè kún wọ́n fún mushaf wọ́n fún ní mushaf kìí sí kùrán láàwí o in tí ó kọlu rẹ̀ lọ́rọ̀ ọlọ́run pálí bí àti bí tán papọ̀ mushaf lókọ rẹ̀ alìpẹ̀ ní mishaf alìpẹ̀ ní mishaf àìsí mistake ń bẹ níbi mímú rẹ̀ ọlọ̀pẹ̀lú kẹsọ̀ mishaf ọlọ̀pẹ̀lú mushaf òṣùgbò ìṣùgbò aṣùgbò gbogbo ẹ̀ lábá máa sọ bẹ́ẹ̀ náà ni záyù àti sọ́dì àti sin wọ́n máa ń lọ tàbá ti ń sọ̀rọ̀ nípa kẹlẹ̀dẹ̀ bizak busok bisak alákúnlé láìláìlá ẹmọ́bìnú tísà ti wọ kíláàsì ní mi inú máa ń fa kí máa kúrò ní ìtànsọ́ngbàmí

gbogbo obìnrin mọ́ ti kọ̀ kìí sí àwọn obìnrin yíò àmà náfún ọwà ní oyún nǹkankan ní mọ́ náfún àwọn apákan àfáà nítorí ikini apákan ní min ajlil mar'a nítorí obìnrin yẹn kìí sí torí oyún ó ti wà ní bàjẹ́ kan rẹ̀dí yọ́kàn ra ji min ni o ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọlé jù ní torí àwọn méjèèjì torí obìnrin ó bù jẹ́lẹ́gbẹ̀ kan bẹ̀ torí oyún inú ẹ̀ náà ó bù jẹ́lẹ́gbẹ̀ kan bẹ̀ torí wípé ìbéèrè kan wà tí wọ́n bá kọ obìnrin àbóṣe húlù tó yún ń rẹ̀ ọ̀rọ̀ ti wá pé lórí pé máa tọ́jú rẹ̀ lọ ọkọ tọ́jú rẹ̀ lọ ọwá di oṣù márùn oyún bá bàjẹ́ bígbà tara rẹ̀ àṣìrò ní mọ́n táìmù àti ọmọ náà lọ fún tó ráfi gọ́rọ̀ sọ níbẹ̀. jẹmáà irú èṣù iná rò pé sábà mọ́ wà lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ọkùnrin tó bá ti kọ obìnrin àbí àìní ìjọ sí mọ́wà mo sì fẹ́ káyí ọmọ pé mi mọ jàre o ó tó ló tó ti rọkọ̀ tuntun ẹ́ ó lè fi lásẹ́ǹjì ìyàwó náà mọ̀ pé àà ah, tí ah. mo sì ti gbéyàwó méjì lẹ́yìn ìgbà tí mo kúrò rẹ̀ àṣírí ẹ̀ ń bò àṣírí ó tùkán náà ni sáyé mọ̀ pé mi ó ń kálukú ọmọ wádọ̀ wọ́fẹ́ ní kejì káyí ó lè sọ pé òun jàre ọlọ́run ló sì mẹ́ntọ́ jàre lọ bá dẹ́gbà fi sọ wípé tó bá jẹ́ pé bí ẹ̀ẹ̀fẹ́ra yí mẹ́ náà lọ̀rọ̀ bá lọ kàgò sí aw sarrihuhunna bi ma'ruf aw farikuhunna bi ma'ruf dáadáa náà nìkan fífira yílẹ̀ ìtumẹ̀ ni pé in tí ọ̀ tí ọlọ́run pa rẹ̀ tí ọ bá ti jẹ́ tí ọ bá ti akọ̀ọ́bọ̀ kan àwọn sálàfù arìkùnlára fáwà iná bẹ́ẹ̀ ṣe rí lè yí kọ̀ntú èyí ó yà

ṣe yàwó yàwó ní kí máa tàṣì rí fún àwọn àfáàní yẹn níjọ ta yẹ rojú àfáàní bọ́sọ̀ social media ní ìsìn fún ara rẹ̀ ẹmọ́ bí mi ẹmọ́ nù mi mọ́ máa jẹ ẹlẹ́ àkejì tí mọ́kọ̀ máa sọ́dì fún èmi ẹ̀fẹ́ tí máa ń kẹ́lọ́gbọ̀ tí èké lẹ́rùn ẹlẹ́ àjálè oúnjẹ ìjálè oúnjẹ ìjálè mọ́dẹ̀ lẹ́lẹ́rì márùn-ún ní bíbáyìí èyí tó jẹ́ ti bí ó súnà ọmọ ìbẹ̀mẹ̀ fún balkis tí a kọ gbogbo nǹkan ọrùn rẹ̀ níjọ́ kẹta tó ṣe nìká ìyàwó ìmọ̀rin kí ta ń rùn gbogbo ilé alẹ́lọ́mí ó tó máa fẹ́ jẹ́ ká yọ kẹ́kọ̀ọ́ níbi tó ṣẹlẹ̀ ara ìgbẹ̀ náà ni ṣùgbọ́n mọ́gbọ̀n kọ́ wá mọ̀ pé ohun ọ̀gbọ̀n ó sì dá o ọ̀rọ̀ tètè wọlé tí àfásọ ọmọ̀pọ̀ ọgbọ̀n ah, mo ti dáre ìdàlẹ̀ ṣùgbọ́n tó pẹ́kọ̀ ọgbọ̀n kọmọ̀pọ̀ ọgbọ̀n nǹkan burúkú ni kí lọ wá ń bí àsọdùn tọ́mọ̀ túnrẹ lásìrí pẹ̀lúbí rẹ̀ ọ́nbẹ̀ pẹ̀lọ́mà rẹ̀ níbẹ̀ pẹ̀lọ́rẹ̀ rẹ̀ ẹni kejì ní urúmà tó wájẹ́ pé urúmà tí sí ọ. obìnrin lè fi gbogbo tọ́lọ̀ ní kọmọ nẹ́ntàìmù ṣùgbọ́n ẹ̀dì àṣọ ta rẹ̀ sọ wípé ah, owó tí mo fọ́ ń jò ní nǹkan tí ò sí ń tàà jọsọ ní jẹmọ́ràn gbogbo ń tàà sọ kò jìnà ó ẹ̀sìn ló ní àṣẹnu báyìí alùsùnà náà sẹ́yìn o ìyẹlẹ́ àkàpàríwò gbóòrè ní ìgbò ògbò yóò ẹlẹ́ẹ̀keje wallahi ó mẹ́ta bẹnuwa ó mẹ́rin wọ́n wà bẹ̀rẹ̀ fásitì burúkú gbẹ̀gbẹ̀ ma sáré ojú wà ní ìyàrá ó lànà sáàsì kíyà rẹ̀ sásàmẹ́yà wọ́n kíyà mọ́ṣálà yẹn gbogbo àwọn ẹni tàà lè jù omú àwọn ẹni tàà lè fi jẹ bread mo sì sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tó ń kálukú ń sáré pé bóòlù ọlọ́run bó sì gbà lọ́wọ́ ọ̀run in tí ń bá sọ tó jẹ́ mi mọ́ sọ tí ọ̀bà kíyà sẹ́ ní kankan wa ẹmọ́ lọ bí àfáà mi o èmi náà ni ẹwà bí nígbà mọ̀ sọ́rọ̀ ẹ̀sìn tí ò yéèyàn ó sì ń bẹ́m̀bẹ̀ tó ọbọ́ wọ́n rọ́rọ̀ àfáà mi irú ahọ́wò lè gbé kalẹ̀ ní tó ní òyí ọlọ́dún ẹ̀ntọ́ sọ ni ọwà ibi ọba ti ń bí ní ìbéèrè gẹ ní ó jẹ mọ̀ pé ah, ọ̀tọ̀ ni tí mọ̀ sọ́tọ̀ ní tẹ́ sọ nǹkan mi ló ìyá àdáwò ní à ń wí fún yìí ìṣìṣọ́bẹ̀ ẹn tọ́bá sọ tí ń sọ in bó bí mọ́ náà orílẹ̀ ti sọ́nà nítorí pé ilẹ̀kùn fìtínà ní àwambọ̀ mọ́ ń fa àǹfààní kàsíkèjì àlèfìṣẹ́ bá wá di pé ọkọ ọyàrí kanlẹ̀ wípé òun fún yàwó òun ní húlú ìyàwó yàrí kalẹ̀ wípé òun fẹ́ gbà húlú fọ́lẹ́rẹ̀ kúrú ọkọ̀ ọwákọ̀ ara sì ni obìnrin agbọ́dọ̀ tún kí la fẹ́ túwò ń bẹ́ o náà ni abdulu abdulu kí n túmọ̀ rẹ̀ nínú èdè lárúbá gangan kí sì ní túmọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà nínú ẹ̀sìn abdulu yìí o ni mẹ́ni ulè mọ́rọ̀ àti min az ظلما لها وتضييقا عليها ìpìlẹ̀ gẹ́gẹ́nu nínú ihe tí ma ni wà ẹgbìlẹ̀ ẹjọ́ ma ọ̀dọ́lọ̀ ọmọ yẹn kéèyàn méje kí obì ó ṣe kóbí ọlọ́kọ kọ́ wá jẹ́ pé tí ń bẹ lábẹ́ méjì ọlọ́kọ àbòsí ni ìní àwọn fi ma nínú ṣẹ̀rí من ولي المرأة منع ولي المرأة المرأة من الزواج بمن تقدم لخطبتها من الكفء من الرجال كان يوفل ما láti mọ́ lè jẹ́ kí ó tètè lọ́kọ tó sì jẹ́ pé àwọn tẹ́yìn ò ní excuse lórí rẹ̀ ó làwọn tí wọ́n fẹ́ wá fẹ́ àwọn tẹ́sìn yọ̀ǹda kí wọ́n fẹ́ oní fẹ́ wá fẹ́ àwọn mímọ̀ wá ní ó ní ojú tọ́pọ̀ ojú àkọ́kọ́ ó ní abúlù azawj زوجته وتضييقه عليها بعد أن كريها بمنعها من الإنفاق مما قد يؤدي إلى الإذاء لجسد وغيره من الإيذاءات عدل بأقو بلس عدل فبي تبقوا لبفه فرانيوبي أقول يبوس لفرانيوبي táyé ó sì máa wù náà kan bí ẹni tí kọ̀sà ìdá abìlù ni kéèyàn máa fòbí fi ebi pa obe ẹnìkan sọ̀rọ̀ ọdún kan ọ̀rọ̀ ilé ṣùgbọ́n mọ̀ pé ó le ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní ló yàrá ilé kí lọ́dún náà ó wá ń sọ pé ọkùnrin tó bá gbọ́n yóò máa fi ìyà jẹ ìyàwó rẹ̀ àwọn ará alé ìyàwó ó sì tún sọ pé ọ̀sẹ̀ ni tó tó ọmọ kí ó wá ń bí pé a nàkún láìbó rẹ̀ sí máa ṣe bẹ́ẹ̀ ó ní tí a máa ṣe ní pé jọ́ tí a bá fẹ́ ẹ̀nà lánàbólẹ̀ ẹwà lọ gba mikra àpò ráìsì méjì àpò ẹ̀wà kan àpò gàrí òróró nǹkankan ẹ̀kọ́ gbé lọ ní wọn láàárọ̀ ọjọ́ náà wọ́n jálẹ̀ fún dádì àti mọ́mí wọ́n sàdúwà sàdúwà Eh, eh, dáàdì mo ti sọ àkáàdì nọ́mbà yìí ti tẹ́lẹ̀ nù o ẹjọ́ ẹbá ń sẹ́ndì mí sẹ́ndì 50,000 sí ó ní tọ́bá ti wá dẹ̀yìn asiri ọ wà mú ìyàwó ọmọ wọn ọ̀nà tí ó gbójú rí ohun lé wọn àwọn ni wọ́n tó wá lè sí ọ padà wípé ah, àhà nínú tí ó wá ń bẹ nínú yàrá kí ó yẹ ọmọ ọ̀rẹ́ mi kan bẹ̀m̀bẹ̀ ọ̀rẹ́ mi sì dáṣí mi pọ̀ ló ń bá wá bá mi lé pé lágbàjá mọ̀ ló ń fẹ́ fẹ́ ọmọ wọn mú níta ni ó ní àfá àkàmẹ́lẹ̀ ah, alhamdulillah ní ah, tẹ́mi mọ́ màbú ma o ṣùgbọ́n kí ló tẹ́fí fi tẹ́ bá padà gbọ́ náà ẹlé mọ́ wò pé kí ló tí fi jẹ́ káàfà wọ́n fẹ́ mú ní ẹ̀yìn bàbá ọmọ ẹlẹ́rí tí rí wọ́n láwọn rí tí rí o wọ́n nígbà tán ní ọmọ ìgbó olórí lẹ́mìnà à sáàsù wọ́n tí ọlọ́run lọ́pin wọ́n wo oòrùn láìkí wọn ṣùgbọ́n ò lè fẹ́ wọn kí la bá dé bẹ̀rẹ̀ àwọn ti gbàgbé ní táwọn sọ fán kíláàsì lọ́dún kan ní mú ní ni a wá sọ gbogbo tí ẹni ustaasu sọ

ẹmbà mọ́ ọkọ̀ àwọn obè yóò mọ̀ pé wọ́n yàtọ̀ ajágùn ló kọ wọn èyí ọmọ ohun ẹgbẹ́ mi bẹ̀kọ́ sí mú kí ó tí mú kí yí mi láì láì ṣe lé inú lára rẹ̀ èyí kéta ilé kí

ibi tí a ti wá gbé kútùwà jọ mẹ́jọ o ni súwárùlà ábílì súwárùlà ábílì àwọn ìran tí ábílù ní tọ́lọ ó sì kọ̀fà apá àbọ̀rọ̀ síbẹ̀ nítorí pé tí ń tàà sọ ìta bá ti rí mú tààdé táà àti tí ìbá fún omi àti èlé gbà padà tó bá jẹ́ kó lọ́sọ fún òun sí mọ́ sáwà náà lè wá dọ́gbọ́n kásọ́dẹ̀ tí ó sọ fún òun sí mọ́ kálígbà nǹkan padà ahán in tó bí adìlù nìyẹn ọba rẹ̀ ni wala ta'duluhunna litadhhabu bi ba'di ma ataytumuhun ọlọ́n dákùn sí ajẹ́jẹ́ ẹ gbọ́dọ̀ fara ní àwọn obè kẹ́ẹ̀lé bá àdọ̀gbọ́gbàntẹ́ fún àpadà kí ó tó máa lọ nítorí pé mẹ́lọ́ mo ṣe bẹ́ẹ̀ lẹ́tọ̀ tó sì nítumọ̀ ọ̀dà padà olàfisọ̀ ìtàn Fátímà àìtùn padà mọ́ àwọn ìdájọ́ kẹsí kejì mẹ́ àwọn bàbá dédà nínọ̀dà ní kẹsì rẹ̀ kọjọ gbogbo dáǹsọ̀ yìí kó di agbọ̀ kagbọ̀ yé pé ń bẹnú ẹ̀sìn wa ni kọjọ kọ mọ́ fi bá wa lùnú lé wa kọdàkùn kọ́ rádà ní kẹsì وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى أهل وصابه أجمعين أما بعد أمة الإسلام أوسئك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقي بل وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام من رحمة الله سبحانه وتعالى أن جعلنا من أنفسنا أزواجا لنسكن إليهن ولنزداد بهن راحة وسكنا وكما جعل بيوتنا سكنا لنا كذلك جعل أزواجنا سكنا لنا ثم جعلهن شقائقنا فلسنا بإماء تحت رعايتنا لا بد من إحسان من الإحسان إليهن ومن الإنفاق عليهن بالتي هي أحسن أمة الإسلام إذا وقع الخلع بين الرجل وزوجته هل يجوز أن يكون عوض الخلع غير المال نعم أجاز وآل العلم وجاءوا بقائدة عظيمة فقالوا ما صح مهرا صح أن يكون عوضا للخلع لذلك جاز أن تخالئ المرأة بعلها بأقار وجاز لها أن تخالع بعلها بمنفعة وكذلك جاز لها أن تخالع بعلها بنفقة من النفقات الواجبة على الزوج كأن ككونها حبلى فتقول لبعلها أخالعك على أن أنفق على نفسي حتى أضع حملي وقد أمر الله سبحانه وتعالى الرجال بأزواجه بأزواجهم المطلقات بالإنفاق عليهن مدة الحمل بقوله تعالى وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضان حملهن بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الأكيد أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستكفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام نهان الله سبحانه وتعالى عن العضل والعضل بالنساء محرم بقوله تعالى ولا تعدلوا فلا تعذلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتن بفاحشة مبينة فإن هذا العدل أصل في اللغة منع وفي الشر هو تضييق الزوج على زوجته إذا كرهها لتخالعه على عوض نتيجة هذا التضييق فتتبرع المرأة متبرمة متكرهة لعوض الخلع مكرهة فإن الله سبحانه وتعالى نهانا عن هذا ولكن للعضل صور عديدة سنعرج على عليهن في الخطبة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يبقينا على خير وعافية وأن يجعل إياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجادنا في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم إننا قوم جياء بسبب ذنوبنا اللهم تب علينا وتب على التائبين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا أحسن أحوالنا وأحوال نسائنا وأحوال شبابنا وأحوال علمائنا يا أرحم الراحمين وأحوال حكومتنا يا أرحم الراحمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا آمنا ربنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأته بنفسه وصلنا بملائكته وثبت بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلة شيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى